हाँ طوبى لهم وحسن مآب بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض نوري كمشكاة فيها مصباح المصباح فيها يعني مصباح المصباح في سجاجة سجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شركية زيتونة لا شركية ولا غربية يكاد زيتها يجيب ولو لن تنتصر النار نور على النور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والعصار رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم الله أكبر الله أكبر بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبهوه بكرة وهصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما شرك الله مولانا العظيم الله أكبر الله أعلى يا عباد الله الله الله يا عباد الله الله الله يا عباد الله الله الله يا عباد الله الله الله يا عباد الله الله أن لا يا عباد الله الله أن لا يا عباد الله الله الله يا عباد الله بكل هم يا عباد الله في كل غم يا رجال الله الله الله يا عباد الله الله الله يا عباد الله وفي حياتي يا عباد الله بمماتي يا عباد الله الله الله يا عباد الله الله الله يا عباد الله وفي جلوسي يا عباد الله وبك يا ذي يا رجال الله الله الله يا عباد الله الله الله يا عباد الله وفي حياته يا عباد الله وفي مماتي يا رجال الله الله الله الله الله يا عباد الله وبكلامي يا عباد الله وبصميتي يا رجال الله الله الله يا عباد الله الله الله يا عباد فدلعي وفي قيامي يا رجال الله وفي قعودي يا عباد الله الله الله الله يا عباد الله الله الله يا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 kátùkún wá padà sí agége ṣẹ̀tíláàdàrí bẹ́ẹ̀lìkà kátùn wá wá ságége ṣùgbọ́n àwọn ọmọ alájà àwọn márààrún ajá táwà ajá basira ajá abdulhakim ajá modesto àti ajá ìdáyà nígbàtí ìyàmbẹ̀láyé wọ́n ṣe bẹ̀bẹ̀ púpọ̀ ọ̀rọ̀ tí yé alájìjá ní òṣọ́lẹ̀ kan ọ̀rọ̀ náà kódà ń gbá sí nínú àdébí kábàrí ìyá ní tó gbọ́lọ̀ tó lè pé ìyá ìṣọ́ ìkùpọ̀ bó ti fẹ́ kọ́ máa rí nìyí lérí ọ̀rọ̀ lè kéwú ọ̀rọ̀ òwe kíkà ìyá ẹ̀ ti wàhálà púpọ̀ báwọn ọmọ sì yanjú gbajúmọ̀ sí ni ìyá ní gbogbo rẹ̀ ìdá kan pẹ̀lú ìdúnmọ̀ sí ma ìyá ìdósòdì nílé ọkọ nílé ẹbí wọ́n lẹ́wà nínú ẹ̀wọ́ fọ́tò wọ́n sì rí ṣe wọ́n wá lògbà wọn nílòkulò kí wọ́n lo tọmọmọ́ ẹgbẹ́ bí ọ̀pá àfáàbùn yamin wọ́n sì wá sí ìsìn ọ̀rọ̀ sókísókí ló fi ní ó fi lé àwọn ọmọ náà lápapọ̀ àwọn náà gbésẹ̀ kó omi tí àwọn gbésẹ̀ lé nípa ìmọ̀ sí dáadáa èyí tó dùn mọ́ mi jù lórí ọ̀rọ̀ wọn ni kọ́dà bá tó lóru ní ọba ní afẹ́rí àfá àtàwọn lóhùn ajá sí mo ti pèwà káàkiri ọ̀nà mẹ́ta rí ìwé tó bá ti bá rẹ̀ kí ó sí yóò ní àwábẹ́ ọ̀tàgọ́láwà yìí wọ́n ni kan láti wà àti tẹ̀lé kiri tẹ̀lé kiri tọ́ sí lẹ́pẹ́lẹ́ kí ó nà ní ṣe bí ọlọ́mbá ti wọ́n dé ọlọ́mbá ń fa àlùbáríkà sí wọn torí pé ìyá wọn ṣe dáadáa ìyá wọn kọ̀ọ̀rọ̀ sí kún ọkọlọ́nkún ọlọ́mọdé àforíjì àánà ọlọ́mọdé akẹ́ bàbá gbogbo àwọn òkú ẹni kọ̀ọ̀kan náà ọlọ́mọdé akẹ́ wọn ẹnu gbólóhùn mẹ́ta ní tọ́pìkì kọ̀ọ̀kan tí wọ́n sọ̀rọ̀ lé lérí mo fẹ́ kọ́mẹ́ntì lórí ẹ̀ àfáà jamiu ń sọ fún wa pé àdúrà máa ń bá òkú wá sí tí wọ́n tún ṣe náà tún lọ bẹ̀ láyé ànábì Mùsá tá ń pè salatu wa salam ẹ̀lẹ́ ma wípé ta bá kò ní tàwà ìtàn nǹkan kù lẹ́yìn o nǹkan kù lẹ́yìn kìí ṣe kú ní bàbàrà ìjẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ikú òun ní bàbàrà ìṣẹ̀lẹ̀ náà mẹ́ta ni ìjẹ́ ìṣẹ̀lẹ̀ fún òkú tó kú gangan lẹ́yìn ìgbà bá kú tán àti ìjẹ́ ìṣẹ̀lẹ̀ fún àwọn tó fi ilẹ̀ lọ ẹgẹ́ta ǹjẹ́ wà bá pàdé wájú ọlọ́run àyídáwà ń lẹ̀ yìí hayatun muhaddada wa muhaddada ni life kan ni tọ́jẹ́ pé only time ta lò life ta ń lò bọ̀ ká tó dáyé yìí ọ̀pẹ́yìn ẹlẹ́kọ́lá ń bá sọ̀rọ̀ gbogbo ẹni jẹ́jọ kọ́lọ́kùn lóbìnrin ẹ̀kọ́ ọ̀rùn lójú yín ìmọ̀rùn ni èèyàn lè kéré lóǹkà a lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n jọ mi èèyàn lè kéré ló ń ka ṣùgbọ́n jọ jẹba wọn ti lẹ́yìnkò àwọn ògidì èèyàn ni ṣe rí ayéta lògá tó dé ayéta wà mẹ́ yìí òun láà lè sọ kí ìta ló nú ìgbésí ayéta tó dáyé ṣùgbọ́n gbàtà débí alẹ́kà ọgọ́rùn ọdún tó láti díwájú ọlọ́run ayé táwà sọ iye iná táà sọ iye ago ìṣẹ́jú ọdún oṣù táà lò yìí òun láti ṣiṣẹ́ èyí táà lè sọ iye èyàn láti kíáfù gán ní ìgbésẹ̀ ayé táwà lọ́yìí má fásitì ráre má fijọ́ kan ráre má fowó ráre má fẹ̀mí àbọ̀ tàlájà lárí yíò gbogbo àwọn ọmọ márùn-ún pátápátá ni wọ́n lámì dáadáa tí wọ́n jẹ́ mi wọ́n tún gùn jù báyìí lọ àwọn ọmọ tí wọ́n wá bí kí lò ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí wọn báyìí ayé nìkan lọ́pọ̀lọpọ̀ mójútó ayé wọn ti lọ títí ẹni tó ti ń kọjá 40 50 kọ́mọ̀ pé ẹ̀ndógún nígbò máa sáré ètò ètò láyé ànábì Mùsá ọlọ́run fún alágbára púpọ̀ ó ń kọjá lọ́jọ́ kan ọwá débòjì àwọn òkú ọwá gbúrò pé ìyà ń jẹ òkú kan ó ń kígbe nínú sàárè Mósè wá bọ́lọ̀ sọ̀rọ̀ pé ń gbọ́ igbe ẹ̀dá rẹ̀ kan bí ọlọ́run bí òkú náà

ìyá àìṣẹ̀ tó òbí lòun jẹ ìmọ́ sí wá bẹ ọlọ́run ìwọ ọlọ́run bá ìbá ìlú kú ibi ọlọ́run ní bẹ́ẹ̀kọ́ lọ sọ́dọ̀ àwọn àyè àti bàbẹ́ tó wá fẹ́ ṣe pé lọ bí sàárè ìyá rẹ̀ àti bàbẹ́ kọ́ lọ wáyọnú fún àwọn ọmọ lọ wáyọnú wọn fọ́mọ kí wọ́n tọrọ fọ́mọ wọn káyáfẹ́ tọ́bá yáfẹ́ ní ọlọ́run yáfẹ́ bóyá ọ̀nà tẹ̀yà rẹ̀ ní pé ọ̀sẹ̀ bàbá rẹ̀ táàkàkún kí mọ́sẹ̀ nìyẹn mọ́sẹ̀ láti lọ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́gbẹ́ pé jíṣẹ́ ọlọ́run wọ́lọ́mọ sàárè wọ́n wà ojú ẹ̀kùn ya tẹ́wọ̀n bá méjì yarí ní pé kò sí jíjẹ́ bẹ́ ọmọ náà ìsọmọ rí àwọn pàdé wájú ọlọ́run bí i ti rínú kálukú wa káyé àárín ìyá àti bàbá wa wò ìyá rẹ̀ lè jẹ́ kèfèrí ìyá rẹ̀ ó lè jájẹ́ ó lè jẹ́ oṣù bó ti jẹ́ sí ibi ọ̀nà tó fi kàdánwò jẹ́ náà àfikọ́ yẹjú ara ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tó ráwọn lọkọ̀ tó wàíwáyé ìwọ́n mẹ́ta ìdá fún wọn ó dáyé Jésù bí ẹni ọ̀rọ̀ tí a jẹ́ àmì gbogbo sọ́tà àbí ṣe fìdáhù àdúà máa ń bókú àbíkì ìbókù مجد سبيه أن نقل عن نبي عيسى رضي الله تعالى عنه وصلاة الله وسلامه عليه Jésù lọ, ọ̀gbà tí Jésù tẹ́ ní ibò jẹ àwọn òkú, òun náà gbọ́ igbe náà kọgbọ́gbé, ọgbọ́n tí mọ́ ṣe ṣe, Jésù wá sọ fún Ọlọ́run pé òkú tó wà ń bí ọlọ́mọ fẹ́ kó dìde, ṣẹ́ràn pé agbára Jésù pọ̀ gan. Ó sì pé yà, Ọlọ́run ni mo yọ̀dá fún ẹ, òkú dìde. Jésù bí pé ọdún mẹ́rin ló ti dé bí ó lè lé ní ẹgbẹ̀rún ọdún tó ti wà ní. Àsìkò owó ló lò nínú ọmọ Ísírẹ́lì náà ni ó pítà rẹ̀. Báwo wá ni kọ̀ndíṣàn tó wà? Òkú láti máa sọ fún Jésù pé áà ah, tó ń bá gbádùn díẹ̀, òun jìyà díẹ̀, tó ń bá gbádùn díẹ̀, pé rí wà sí tí àbájáde rọ́kọ́ sí nígbà tí wọ́n ń fi àdúrà lọ́wọ́ àmá lónìí tó pè ń jáde yìí nínú ìyà ló wà kí ló fa ìyà tó ń jẹ oníbẹ̀ ni olóhun a máa ṣe àbòsí màmàláíkà sọ fún pé ìyà àbòsí tó mú ṣe owó olówó ń bẹ lọ́rùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọjà tó tẹ̀lẹ̀ òun lòun dàrú òun lòun dálẹ̀ a máa tọ̀mọ́ ń kó mọ dáráyọ́ tilẹ̀ kó mọ dábì jínalẹ̀ bí ọ̀bá sì dábì jínalẹ̀ inú wọn sí aburú tí Jésù bá ń pẹ̀lọ́ kọlọ̀ ń yá fi òun Jésù sọ fọ́lọ̀ pé ìwọ Ọlọ́run ẹrù ìti gbà pé báyìí lòun sí ìjẹ́ kíláàsì pẹ̀lú Ọlọ́run ní ìwọ Jésù ẹni kọlọ wáyọ̀ ní gbogbo àwọn tó ti bá ti wọn jẹ́ torí tí wọ́n ti bàjẹ́ látọwọ́ ọ̀rẹ́dì ayé wọn ọ̀dá ayé wọn dàrú ọjà tẹ́wà iléeṣẹ́ tẹ́wà àárín fámílì ilé ọkọ yín ilé ẹbí yín lórí àwọn ọmọṣẹ́ láàrin àwùjọ tẹ́wà mítìn tẹ́wà ẹgbẹ́ tẹ́wà ẹ́ndàrú ní abẹ́ tún sí ìjésù nìyẹn àwọn òkú tán bá ti kú ní tán bá ti rí wọ́n mọ̀ jẹ́ o ní tán bá ti lájẹ́ o ọlọ́run ìsàlábò sí o ìyẹn lè dàárú láyé tàwà yìí kó dú gbogbo ẹgbẹ́ lòdì jù a lè tàgádà gbogbo

Muhammad wá gbọ́ ìfí Jésù ṣe tó jíkù ọgbọ́ tí mọ́ sì ṣe anábi rán á débi tààrí anábi wá gbọ́ ìgbé Muhammad ẹgbà mí ẹgbà mí ẹforíkè mí ẹyọ̀dá mí ẹ̀dákun anábi wá tó irun tí ọmọ ìyá mi jọun Jésù ṣe ní ọlọ́run fàtírí ẹni tí ń sunkún ìhàn mi nínú tààrí ilẹ̀ mọ́ bó ṣe rí ọlọ́run mọ̀ yọ̀dá fún pé ó pé òkú náà kọ bá sọ̀rọ̀ ànábì wá fi òkú léèrè pé ilé òkú kí ló ṣe tó ń kí tó ń pariwo ẹ máa gbọ́ o nǹkan kékeré ní o nǹkan kékeré a máa gbé yàwà jẹ́ náà èyàn nǹkan kékeré a ti máa gbé ní ọdún lé ìta àfọkà sí tààfojú kọmọ náà ìṣẹ̀ kú ní aláàrù lòun òun mọ́ ń gbà àrù òun wá àrù igi níjọkùn kọ́mọ̀ntì ìhun kẹta tó kéré pátápátá ni àwọn àrù igi níjọkàn òun rúgi lọ òun wá jẹ nǹkankan nǹkan náà ha òun ní èyí òun wá mú nínú igi òun wá ṣe òun fi tàyí nílẹ̀ àwọn ní igi onígi tó ṣẹ́ sọ tọrọ yọ̀dá lọ́dọ̀ ẹni tó ní ànábì bá ń bẹ̀ wọ́n owó olówó tí ń bẹ lọ́dọ̀ ti ẹ̀nà nǹkan dúkìá dúkìá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ nǹkan owó ọmọ ẹ̀gbẹ́ rẹ̀ owó ọmọ òkú owó ọjà ń kọ́ tó tẹ̀mọ́lẹ̀ tó ní wọ́n nílé bèèrè tó lọ ní ológun èyí tí mo fẹ́ sọ lé gbogbo ẹ̀ nìyẹn wọ́n lè fẹ́kẹ́ jẹ́ ká mọ̀ pé ayé ìkéré púpọ̀ táa bá lè ṣe nǹkan mẹ́ta nú ayé àgbàdùn púpọ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun ni ká nímọ̀ ká lẹ́kọ̀ọ́ jẹ̀lẹ̀ kíkí ní jẹ́ ayé tí ẹ bá stọ́dì ayé dáadáa kò ní dàmú wọ́n ṣe wá pọ̀ mọ́ ètò ni àwọn akọ́lá fẹ́ sí ètò wọ́n ṣe wá pọ̀ mẹ́tò ni àkọ́kọ́ nù kálẹ́kọ́ jìnlẹ̀ ìrìnwò dábà sí ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ kágbìyànjú kámọ́yọ̀lẹ̀ nínú ayé ìgbìyànjú ló mú akàwé ìgbìyànjú ló mú akéwú ìgbìyànjú ló mú atájò àtògùn àti nákàlì kéw àti àṣírí sọ́ọ̀sì àtàṣírí awo àtàṣírí àjẹ́ àtàṣírí ìgbìyànjú gbogbo ẹ̀ kò yé tó ọlọ́run padà àfi tọ́lọ̀ bá fẹ́ ṣe lókù tí ọkùnrin ọba jẹ́bẹ̀ ni ajẹ́gbẹ̀ nǹkan ní sàgbé mẹ́wàá sí wọn ajẹ́gbẹ̀ nǹkan ní sàláàfá ẹgbẹ̀rún sàfá ajẹ́gbẹ̀ nǹkan ní sí pásọ̀ ẹgbẹ̀rún sí pásọ̀ pásọ̀ tí òbí mọ́ ń bẹ̀ bàbá àti orí jẹ́ ń bẹ̀ àjẹ́jì ọ̀lálàáfíà mẹ́ àmọ́ bí a bá kọ̀ bí ọjọ́ ilé ẹ̀lẹ́ kanáà ṣùgbọ́n òun náà ń bẹnú àìgbádùn tọba ajẹ́ gbogbo wa ní nǹkan ṣe wọ́n púrógámù wa máyé ni ìwọ̀n ní ká bínú mọ́ ìwọ̀n ní ká yọ̀ mọ́ ìwọ̀n ní ká di ọwọ́ mọ́ atẹ́gùn tí ẹ̀lẹ́ látẹ́gùn mú tí ẹ̀yàn bá ti látẹ́gùn mú kò lè láyé mú gbogbo ààrẹ wa táàtà ogójì ọdún náà ni ààlè rárí sáàmì àtàmbẹ́lọ́mọ ọwọ́ àárísàgbàtà ń bẹ́lọ́mọ ọdún mẹ́wàá àárísàgbàtà ń bẹ́lọ́mọ ọdún mẹ́ẹ̀dógún tó dìgbàtà bá tó ọmọ ogun ọdún gbogbo èyí sábà gbá sáré àti kàwé àti kí a máa sóògùn a máa parọ́ a máa sòjóró a máa ti jàmbá a máa sòfófó nítorí ta fẹ́ ní láwá ṣe yìí títí di pẹ́ra tó bá pẹ́ àtẹ́jì 70 àbí 80 ó ti tún rẹra ẹwà wà tó fi rán sáyé ẹwà tó lo gbogbo wọ́n à ní nǹkan tẹ́lòmí tí ọmọ rọ́pa tẹ́lòmí ọmọ ogun ní mọ̀ kìí ṣe ogun kìí ṣe kọ́kọ́ sí nǹkan tẹ́láyé ẹlòmí ti máa gbogbo ẹ̀kọ́ orí nǹkan tẹ́lẹ́ wákàtí ń ta fún inú pé kílà sírí ayé ṣebọ́ lọ́hun ni kílà sírí owó ṣebọ́ lọ́hun ni kílà sírí àjẹ́ ṣebọ́ lọ́hun ni kílà sírí ogun ṣebọ́ lọ́hun ni gbogbo tó bá ṣe òun ni ó ṣe gbogbo

mẹ́lẹ̀ ìjọsán lè dúró àsìkò tó bá rọ lọ́rùn kọ́lẹ́pọ̀ ọba tó dá ọba tó dá ọlọ́fẹ́ bá sọ̀rọ̀ tí ọ̀fẹ́ dákan rẹ̀ fọ́kọ rẹ̀ lẹ̀ ìyàwó rẹ̀ lẹ̀ fọ́mọ rẹ̀ lẹ̀ ẹgbẹ́ rẹ̀ lẹ̀ kó kù wọ pẹ̀lú ọlọ́run gbogbo ẹ̀dá tí ọba máa ṣe bẹ́ẹ̀ ọjẹ́ bí ọlọ́run lórún lọ́dọ̀ wáyé ẹlẹ́ẹ̀kejì ẹgbìyànjú ẹgbìyànjú kí ọmọ ṣe dáadáa fọ́mọlà kejì mẹ́jọ tí èèyàn bàjẹ́ lọ́wọ́ torí tó bá yá bọ́ fẹ́bọ̀ ọkọ̀ ápùnù ayé náà ẹlẹ́ẹ̀kẹta káàdì ìjú kámọ́sọ̀lẹ̀ láti ní nǹkan láyé ní ẹwà ayé kò burú kákàmọ́ fara ní ọmọ làkejì ni سبحان ربك Àbá Súlè, kọ́ wá pè wọ́n lẹ́jọ́ pè wọ́n ẹ̀sàdúwà fún wọn. Fọ́dún ọ̀rọ̀ kí a rí ènìyàn lọ́lá ní gbogbo, ẹ̀rẹ̀ bí ó tàwọn alábòdó tẹ̀lé náà. Ẹ̀tẹ́wọ́ kí n tàdúwà fún ní, tàbá ìsàdúwà fún àpásọ̀ náà, ló tàdúwà fáwọn ọmọ ẹ̀dẹ̀ kìlọ̀ fún wọn. Ẹ gbọ́dọ̀ já ó, ẹ gbọ́dọ̀ já ó, ẹ bá já, ẹwọ ẹnìkan wá bá nẹ́bí ìjọ kan. Ó ní òun tọ́jú ìyá ti kú bàbá ti kú sóhun ti ṣe tán anábì lè ò ṣe tán ò wọ́n lọ́kẹ́ fi láká ìgbọ́ àdúgbọ́ yóò láká ilẹ̀ jòkó anábì lè ò ṣe tán tí ah, bàbá àwọn ti kú ìyá àwọn ti kú anábì níbẹ̀ ni ó kú kọ́ ọmọ bá ní tí wọ́n ṣe lẹ̀ jẹ́ ẹbí bàbá rẹ̀ wá wọn kàn tọ́lá bí wọn dá ẹbí ìyá rẹ̀ wá wọn kàn tọ́lá bí wọn ṣe dáadáa ẹ̀yìn tẹ́wàá jẹ́ ń jọ́ mọ́ iṣẹ́ tí wà bá ń ṣe kalẹ̀ iṣẹ́ nìyàn kọ́mpìnì tí wọ́n dálẹ̀ ní fámílì tẹ́ bá bẹ́ kí ti yínà ọ̀dá tẹ́ẹ̀fẹ́ta ọmọ yọ́tọ̀ tẹ́ẹ̀gbọ́lọ̀ sọ́tá o anábì wọ́n sọ bẹ́ẹ̀ fún pé abárò lìdérè àyẹ́sìlẹ̀ márùn ún dàbí èyí tó bí dájú fọ́mọ lóàbí ni pé gbogbo táwọn òbí bá ṣe ọmọ jù ó gàjẹ́ ẹmọ́jẹ́ bí ó dàrú lọ́wọ́ ní ẹmọ́jẹ́ lè yán dàrú ẹmọ́jẹ́ ọdẹ yán dàrú ẹ̀fẹ́ sùúrù fún ayé ẹ̀sì máa ara yín lọ́wọ́ ẹ̀sì yọ́nú síra yín gbogbo ẹni tẹ́ jẹ́ fámílì bàbá látòsòdì àbí ṣógúnlẹ̀ àti fámílì ìyá ní gbogbo ìkiri tẹ́ ti wá ọlọ́run nípa àwọn ìpayín lẹ́kún àwọn tẹ́yìn náà bí ọlọ́run ní kí wọ́n payín lẹ́kún ọlọ́wọ́ sọ àti ìdájọ pé bí òkú láwá ni èyí wọ́n sọ ni nítorí pé wọ́n fi kó kéèrà sọ kalẹ̀ àwọn àgbà ìlú ọ̀rìn ọlọ́run àtọ̀yìn nínú ọlọ́run nípa inú

lórí àdákùn ọ̀rọ̀ bẹ̀rẹ̀